الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدكف الله سبحانه وتعالى أترى عليكم كاتي فوان نبو محمد صلى الله عليه وآله وسلم إليتي أشعر إفراليني náà níbi tí a ti lama láwọn ìjọkó tó kọjá níbi a majalisu Ramadan o náà ni ọ̀rọ̀ al-i'tikaf <clears throat> lóòtọ́ nǹkan tàà ṣàlàyé kẹ́yìn ni àdúwà al-mustajab wà á ṣe ń padà bọ́ sí bí àdúwà ókù dúwà ìṣìfà àtàwọn adìríyà ṣọ̀ríyà ibi ń gbáyìn ìdí ni wípé àsìkò rẹ̀ tí tó nísìn lásìkò rẹ̀ ti wá tó láti ṣàlàyé òun ni a wà mú díẹ̀ nínú àwọn àlàyé léè tí ọlọ́ọ̀bá bọ́ fún alágbára ní àti so ẹjọ́ ká má gbàgbé wípé ó ní oṣù Ramadan ta wáyé zahaba aktharuhu wa bakiya a'dhamuhu ọ̀pọ̀lọpọ̀ nínú Ramadan yẹ púpọ̀ ní oṣù rẹ̀ ti lọ aktharu rẹ̀ ti lọ púpọ̀ ní rẹ̀ ti lọ wa bakiya a'dhamuhu àmì ìtí fi ń lágbára jù bẹ́ẹ̀ inú ògbà àkọ́kọ́ tó ti kọjá ẹ̀ in tí a tán léwu nípa àwa mùsùlùmí ni wípé ayé òru yìí pẹ̀lú àwọn nawafil ayé òru yìí pẹ̀lú kẹrọ́tùl Qur'an pẹ̀lú kíka Qur'an pẹ̀lú ìmọ̀ kí àwọn ìrun náfílà àti ìmọ̀ bí Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala fún àwọn ọlá rẹ̀ àwọn orí rẹ̀ àwọn àánú rẹ̀ àwọn ìkẹ́ rẹ̀ ìmọ̀nà Ọlọ́hun Ọba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àánú Ọlọ́hun Ọba torí ajẹ́ǹjẹ́ tán Ọlọ́hun Ọba àwọn nǹkan tó yẹ káwà mùsùlùmí ká mójútó láwọn àsìkò tá wà yìí nìyí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀sán rẹ̀ a máa yí pẹ̀lú ìmá kí àwọn nàwáfíìl ìmá ṣe àwọn pẹ́pẹ́ fúrú lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba subhanahu wa ta'ala ìmá Qur'an ìmá Qur'an ìmá pàwọn àyìn láṣẹ dáadáa ìmá hana burú fáwọn èèyàn ìmá kẹ́kọ̀ọ́ ìmá láàrin ara ẹni àti gbogbo àwọn sisi olóri ìmá ṣe sọ́dákọ̀ ìmá sọ̀rọ̀ tó dáa bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ nínú àwọn iṣẹ́ olórí pọ̀ gan àwọn àsìkò mẹ́wàá gbẹ̀yìn èyàn mọ̀ sí àwọn iṣẹ́ olórí kódà like kan bẹ̀rẹ̀ iṣẹ́ olórí kan kàn máa ṣe ń tẹ̀ kan bẹ̀rẹ̀ iṣẹ́ kan pé mi tẹ̀fẹ́ máa ṣe báyìí ń tèmi kan máa náà tó bá ti jẹ́ sí olórí tó ti nínú ẹ̀sìn Islam tẹ́lẹ̀ kí ẹ̀wà sọ́ra kó níbi ìmọ̀ sí láwọn ọba pẹ̀lú àwọn àdádálẹ̀ ìdí ní wípọ́lọ̀ ọba òkín gba àdádálẹ̀ yìí man ahdatha fi amrina hadha ma laysa minhu fa huwa raddun gẹ́gẹ́ bó sì nínú hadithi yawa Aisha radiyallahu anha nínú sahih Muslim wọ́n lẹ́ni ẹnikẹni tó bá mú nǹkan kawá sínú ẹ̀sìn islamu léyìí tí ó sínú ẹ̀ tẹ́lẹ̀ fàhúwà rọ́dùn fàhúwà rọ́dùn yẹn àwọn àfáwà tú lóríṣiríṣi ìtumà wọ́n ní fàhúwà rọ́dùn ay mọ̀rọ̀dùn ay rọ́dùn masdar bí máa na ismail maf'ul rọ́dùn ni masdar ni a mọ́túnmẹ̀ ní pé kìní yẹn á dà padà fẹ́ ni ẹni àwọn kan yẹn ṣe padà kí ọlọ́run ní tọ́ ní àfi yìí fi sìn èmi ó gbé tèmi wá ń tèmi ni fàhúwà rọ̀dùn ni ẹn rọ́dà nẹ́bì ní pé yọ́rọ̀ àgbántọ́fẹ́ ìndọmọ́ àwòfẹ́ ẹjẹ́ sọ́ra o àwọn àsìkútà wáyí láwọn àsìkútà yóò mọ̀ organize àwọn ìjòkó lé láti lùkówó mi káàkiri àwọn àlìjẹ̀nú nínú àwọn àlìjẹ̀nú èèyàn àwọn ó ti tú jáde nígbàtà ti di àwọn bàbá wọn àwọn ọ̀gá wọn mẹ́lẹ̀ nínú àwọn àlìjẹ̀nú ẹ jẹ́ ká sọ́ra má program ní masjid alálẹ̀ wọ́n tún tẹ flyer fún wọ́n tún ṣe design wọ́n tún wọ́n ah, ta tẹ́ntì tán mú aṣọ fún wa wọ́n mú aṣọ fún wallahi ó ní agbára gan fáwọn ìyàwó aláwùjọ wa ha ya laita qaumi ya'lamun ó ṣe ó ṣe fáwọn èèyàn mẹ́gan kí wọ́n mọ̀ kí wọ́n understand yes Islam dada kò sí jòkó sínú mọ́ṣálásí kó ma ka Qur'an kí ló wà ń bẹ̀ ṣe dẹ̀dẹ̀ ní ká sí àdádálẹ̀ ká tó lè sínú ọ̀hún ni ẹ jẹ́ ká ṣọ́ra kan tó yọ adùn súnnà wọ́n ti fẹ́ yọ tán kò lẹ́mẹ́wà díẹ̀ tó kù ọ̀rá mánéjẹ̀ wà máa lékún nínú adùn súnnà ìkórìíra tó lágbára ni mùsùlùmí gbọdọ̀ ní fún àwọn àdáadáa nínú ẹ̀sìn Islam má bá wọn ṣe tán bá wá invite ẹ torí ní ìsìn gbogbo àwọn alátẹnujẹ yóò máa wọlé àwọn olówó káàkiri má dá wọn lóhùn tó bá ní bàbá kí ní àbáyín sàdúwà rárá ìwọ náà lè sàdúwà fúnra rẹ kò ní a rí pé inú àwẹ̀ mẹ́wàá gbẹ̀yìn láwàáyí àwa rí pé kàbàyí bẹ̀lọ́un ara sọ pé a bí ká bẹ̀lọ́ ni ọlọ́run ní ìwùdó rú ní stajib lakum ọlọ́run ní ẹ pè mí fúnra yín ẹ pè mí ní ìdáyín lóhun pé ọlọ́run ọba fúnra rẹ̀ ṣe dùá bọ́ sínú ilé kó ṣe náfílà lórí sùjúdù wà lórí sùjúdù kó máa ṣe dùá máa bí ọlọ́run ọba fúnra rẹ̀ lórí sùjúdù ta ní sọ fún pé ẹnìkan ló gbùdọ̀ ẹnìkan ló gbùdọ̀ àbọ̀ bí ọlọ́run kọ́lọ̀ tó lè gbà láyé kò sí tán pé bẹ́ẹ̀ ni ẹ̀sìn Islam pé àwọn àfáà kún fáyà kún àwọn àfáà wíbẹ̀ kó mọ jẹ́ bẹ́ẹ̀ ni àwọn àfáà istijaba istijaba ní kíni àwọn àfáà ni gbogbo ẹ̀ wọ́n ní lọ sọ́dọ̀ tálíkà ọ̀dọ̀ àwọn olówó tó ipá látẹnujẹ ni wọ́n ni wọ́n máa ya ọ̀dọ̀ ni ẹ mọ́ dá wọn lóhùn owó tẹ́ ń kó fáwọn àfáà gbẹ́ bọ́wọ̀ sáwọn mọ́sálásí ọlọ́run káwọn yẹn máa lòó ẹ gbẹ́ kànga ẹ fi kọ́ mọ́sálásí ẹ fi kọ́ lé kéwú ẹ má kò fáwọn ilé ìwẹ̀ wà látútù sùfàá àmúwálàkùn ẹ má kò wó yín fáwọn ilé ìwọ́n kàn fowó yín sófò lásán ni so yí báyìí àbí àbíyàlá kó ṣàánú so ìyẹn jẹ́ bí mọ̀kọ́dímà káfí àti wọnú mẹ́wàá gbẹ̀yìn báyìí nam nínú kan tó wá gbajúmọ̀ ta máa ń ṣe nínú mẹ́wàá gbẹ̀yìn dúwà ti sọ́tẹ̀lẹ̀ náà bá ṣe tuntun ṣàlàyé náà inṣáàlá o ní ṣẹ́ríkí náà pè ní alìẹ̀tìkáf alìẹ̀tìkáf ní ìkóra dúó nínú ilé ọlọ́run ọba subhanahu wa ta'ala ní ìgbà ní ìgbàkígbà ṣe báyìí àbí aha o ní ló fi jẹ́ pé kèkí ṣe ní Ramadan nìkan lèyàn ti máa ṣe ìtìkáf kí ń ṣe ìdánkójẹ́ ní Ramadan ní pẹ́fẹ́ kẹ́ nótì yẹn kí ń ṣe ìdánkójẹ́ ní Ramadan èmi lé ní ah ó dá èmi fẹ́ kóra mo wà ní masalasi ẹ má pè mí mo wà ń bẹ̀ náà ìtàn pè ní al so àmọ́wà ma ń ta akada ó tún ma ń wà emphasized ó tún ma ń kan padà dá nínú oṣù Ramadan nítorí ọlá tí bẹ fún oṣù Ramadan dẹni nam ó tún wá ma ń kan pa gan nínú àwọn mẹ́wàá gbẹ̀yìn ó lóore ju 1000 month lọ oṣù mélòó yìí ẹgbẹ̀rún oṣù òru ẹ̀yọ̀ kan lásán tọ́lọ̀ ń bá jẹ́ kíyàn ṣe kò ń gí òru yẹn àsìkò yẹn báyàn lẹ́ni tí ń ka Kùránì àsìkò yẹn báyàn lẹ́ni tí ń ṣe azkar tí ń ṣe subhanallah tí ń ṣe la ilaha illallah tí ń ṣe alhamdulillah àsìkò yẹn báyàn lẹ́ni tí ń ṣiṣẹ́ olóore lọ́wọ́ bí ìgbà tí yẹn bá sin ọlọ́run fún ẹgbẹ̀rún oṣù ni ìtumọ̀ àyà Kùránì ẹni mélòó lẹ́gbẹ̀rún oṣù 83.3 years ìgbà tí yẹn bá sin ọlọ́run bá fún 83 years ẹ́dàkù ọdún mélòó gan yóò lò láyé nínú ọdún tẹ́yìn olò láyé òun náà kì í ṣe gbẹ̀rún yóò fi sin ọlọ́run bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ èyí ta fi ń sùn bẹ̀ gan fẹ́ pọ̀ ju yòókù lọ tẹ́yìn bá lo 30 years láyé ó súnmọ́ kó ti sùn fún 10 years ń bẹ̀ bẹ́ẹ̀ni ó súnmọ́ tó bá ń sùn 8 hours lójoojúmọ́ àbí 10 hours ó súnmọ́ kẹ́ni ẹ ti sùn 10 years nínú 30 40 years so tó bá lo 40 years láyé kọ́kọ́ yọ 10 years ọkọ́ fi sùn náà èyí tó fi lọ bí iṣẹ́ èyí tó fi ṣeré èyí tó fi ṣe nǹkan míì èyí ta wá fi ń sinú wa kéré àsìkò ta fi ń kírùn báyìí ta bá ní ká kó pọ̀ lójúmọ́ ó lè mọ́tò 2 hours ta fi ń kírùn àtàwọn nǹkan mi wá wò kọ́ wá ṣe kàún gé òru kan kọ́ wá dàgbà tó bá sí náà fún 83 years throughout tọ́ sí mi ọlá ti ń bẹ fún òrùlé ilá alùkọ́dìrì nìyẹn kò wá ní dákílé látùlùkọ́dìrì wa bá ọlẹ́nu bídá bí tó ti ń sadà lélù lọ́wọ́ ní látùlùkọ́dìrì tó ti bá wọ́ àbítọ́ tí ń fa sí fí àbítọ́ tí ń ṣe jálà bí ẹlòmí ṣe ṣe jálà bí ní oṣù Ramadan ní náà yí tún gún mọ̀ lú ń gún aláǹgbá gbogbo nǹkan ní jódánù àwọn tán jó èyàn náà ń bẹ bá mú inú oṣù Ramadan ibi tí ó lé láti kọdí ló mo fẹ́ kẹ́ di príncipù yìí mú príncipù tó ní agbára ni tí àsìkò kan bá wà àbí ààyè kan example ààyè bóyá haram betul makidis betul eh, masjidun nabawi <clears throat> àbí àsìkò ipe àsìkò yóò àsìkò tó lọ́lá àsìkò tọ́lọ̀ máa ń gbàdúrà àsìkò bá báyìí ni bí ìjọsìn yìí ṣe máa ń lágbára ń bẹ́ bẹ́ẹ̀ náà lẹ̀ṣẹ̀ rẹ̀ máa ń lágbára tó ti gbọ́ pé ah àsìkò kan bẹ níjọ́ jímọ̀ o tẹ́yàn bá ṣe kò ń gẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bá sí lọ́nbẹ̀ ọlọ́wọ́ ṣe kíníkan bẹ́ẹ̀ náà ni tẹ́sẹ̀ bá lè káyẹ̀ mọ́ táìmù yẹn bẹ́ẹ̀lẹ̀ ṣe wọ́n ṣe ní agbára tó mẹ́wàá gbẹ̀yìn yíra nì music ni ó ti káwọ́ music lọ́wọ́ ni ilé láti kọ́dìrì káwọ́ mọ́ ti ẹ̀ àbọ̀ ń wo fíìmù lọ́wọ́ láti kọ́dìrì bá káwọ́ mọ́ àbọ̀ ń mutí lọ́wọ́ láti àbọ́sì ṣeré pẹ̀lú àwọn obìnrin ẹ̀dàkùn ọkùnrin ajòkó yusuf ma ṣe pẹ̀lú àwọn obìnrin olóbìnrin látùkọ́ dìkì káwọ mọ́ bẹ́ntẹ́ ṣe báyìí àbí ṣẹ́rí pé kọ̀sárọ̀ ní òfò ní ìparun lẹ́ni so tó ní kálùkù bá wọ́n dà pé ah, yóò mọ̀ kọ̀mplẹ̀ láwùjọ kọ́lọ̀ ma sànú wa ipò tún ti di wá ń tìrì ok àwọn ṣẹ́wò gangan làwá gan ń ṣe láti lè fi dìsáàbà ní ọlọ́run ọba ṣe bí wọ́n àkàtọ̀ ká mójútó nìí ní ìsẹ̀ àwọn mùsùlùmí ẹ̀kan kún bá múlá àwọn mọ́sálásí kàkàkiri ní báyìí ẹ̀ ní gbogbo bí ó fẹ́ gbẹ̀ ní àfàwọn mọ́sálásí díẹ̀ tẹ́tì mọ́ ráhùn UK àwọn yẹn ṣe rí ti ká ẹ́fẹ́ lè kàwọn tó wà ní mọ́sálásí yẹn bẹ́ẹ̀ dẹ̀ kọlu ẹkó ṣe rí mùsùlùmí pọ̀ ládùgbò jù bẹ́ẹ̀ lọ àmá àwọn èèyàn wá mọ́sálásí Ọlọ́run kọ́lọ́n sá ṣàánú wa Nàìjíríà hatta tarji'u ila dinikum hatta tarji'u ila al ẹ padà sáwọn ilé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ẹ kóra dún ilé Ọlọ́run Ọba ẹ jòkó ẹ má jẹ́ kí ilé Ọlọ́run gun yín lá ẹ má jẹ́ kí ilé Ọlọ́run tayín lá ẹlòmí tó bá tuwa ní mọ́sálásí aró mọ́ ní àbíkáyí tẹ̀ kírùn tán kó sákò ní mọ́sálásí ní ṣe máa ń ṣe kò dé abẹ́ wallah mùsùlùmí ẹ jẹ́ ká tẹ̀pẹ̀lẹ̀ mẹ́lẹ̀ Ọlọ́run Ọba ká dú ti Ọlọ́run Ọba ká máa ṣe dùwà ká máa sàdúwà ká máa bí Ọlọ́run lójoojúmọ́ Ọlọ́run Ọba dákun ṣe báyìí fún Ọlọ́run dákun ṣàánú wa Ọlọ́run dákun kẹwàá Ọlọ́run dákun gẹwàá ìṣẹ́lẹ̀ náà ń pè ní mọ́sálásí wọn lẹ́fi ní lùzúmù lè masjidi wal-iqamatu fihi bi niyyati taqarrub ila Allah ta'ala wọn kí yàn jòkó sí masalasi kí yàn tẹ́ǹpẹ̀lẹ̀ ma kí yàn mọ́kùnrin bẹ̀ pẹ̀lú àníyàn pé èyàn fẹ́ sin lọ́wọ́ ọba eléèdẹ̀ ni ó dẹ̀ wọn ṣòro eh, ríwànú kìta nínú Qur'an nínú súnnà nínú àwọn eh, rípọ̀ ijma' ẹni gbogbo musulmi kò lórí pé ìtìkáfún kọwú ó wà nínú ẹ̀sìn Islam wala tubashiruhunna wa antum akifuna fil masajidi ṣe bá yàbí ẹ wà rí hadith ibo láti wá sí ìtìkáf eh, <clears throat> ok wọ́n ní ìtìkáf pín sí méjì èyí tó jẹ́ ọ̀ranyàn àti èyí tó jẹ́ súnnà èyí olójẹ́ ọ̀ranyàn òun lè tẹ́yẹn lábọ́ra yìn lọ́rùn jẹ́ mọ̀ jẹ́ bí so nadhru ni pé ah, ọlọ́run bọ́bá ilé ṣe fún mi ìsì ṣe ìtìkáf ọjọ́ mẹ́ta lóòtọ́ àfáàmọ́ sọ pé mọ̀kúrú ní kí ẹmọ̀ ṣe nadhru àmọ́ tọ́ bá ti ṣe tọ́ bá ti jẹ́jẹ́ ọgbùdọ̀ pé dẹ̀dẹ̀ ni ah, ọlọ́m tó bá sí nǹkan báyìí fún mi yí sí jòkó mọ́sálásí fọ́jọ́ mẹ́ta ìyẹn lé sí so ìkéjì ní masnun ìwé tí ó wà nínú oṣù Ramadan di èyàn kan sọ́ká fẹ́ ṣe itikaf sunna kò sí tó ṣe so um, àsìkò lámọ́ ṣe itikaf agẹ́bẹ̀ àti ṣàlàyé yóò mọ̀ bẹ̀rẹ̀ láti wọ́n ní ẹni tó bá ṣe itikaf yóò kírun fájì lè mọ́sálásí ah, yóò dẹ̀ wọnú itikaf rẹ̀ ṣe báyìí àbí títí tó fi di èyí tẹ́m tó bá fi sí ọjọ́ méjì ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́wàá gbogbo mẹ́wàá gbẹ̀yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣe bá yà bí so wọ́n ní Ànábì ni alaihi wasallam ní wọ́n ṣe ìtìkáf ní àwọn mẹ́wàá ìgbẹ̀yìn oṣù Shawwal tẹ́rẹ̀ Ramadan oṣù wo ni Shawwal mẹ́wàá ìgbẹ̀yìn oṣù Shawwal Ànábì so yẹn lè anytime bọ́ inú Ramadan pín tó pán lé afẹ́jẹ́ kí Laylatul Qadr kó káwa mẹ́nu ìbádà ẹwà wà Ànábì Ànábì ní pé uritu laylatal qadri thumma unsiha fatlubuha fil ashr al awakhir Ànábì ní wọ́n fi hàn mí laylatul qadri amumu padà gbàgbé wọ́n padà mú mi gbàgbé wọ́n fi hàn mí wọ́n wá mú mi gbàgbé ṣé mo di kíni hikma tó wà ńbẹ̀ tó ma ní pé òru kan báyìí pàtó ni tó ti rinlẹ̀ àwọn àmọ́ nínú mọ̀kọ́sílù ṣẹ̀ríà ní pàfẹ́ kẹ ma wà mọ́sílásí ìdí ní kí mọ́sílásí náà ni ẹ ti máa rí bẹ̀rù Ọlọ́run ọ lè wẹ́ ilé náírà bẹ̀t kọ bẹ̀rù Ọlọ́run mẹ́nà bẹ̀ẹ̀kọ́ sí ilé náírà bẹ̀t ayébẹ̀ẹ̀jọ́ ok ele yóò gbádùn ọmọ ibi tó wà ní ṣe ó yé báyìí àbí so naam um, ìtumẹ̀ ní pé ẹ̀lẹ́ṣẹ́ ìtìkáfù nígbà tó bá wúyẹn náà mọ́jẹ̀ mọ́ ìtìkáfù ní pé kẹni ẹ jẹ́ mumayyiz kó dẹ̀ jẹ́ tí ó mọ́kún níbi janaba àti haid àti nifas janaba o náà ni kí àtọ̀ jáde lára ọkùnrin àtọ̀ ẹwà jáde látara ṣáhwà látara ìsúnmọ́bìnrin àbí ìsúnmọ́kùnrin obìnrin súnmọ́kùnrin àbọ́kùnrin súnmọ́bìnrin then haidọ̀ ni nǹkan oṣù tóbìnrin ma ń ṣe nefasi ní ẹ̀jẹ̀ bímá so ẹni ẹ gbọ́dọ̀ wà ní mọ́sálásí pẹ̀lú àníyàn pò fẹ́ sin lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ní ọ̀kan tó tọ́ fún ẹni tó fẹ́ jẹ ìtìkáf tó wà ní ìtìkáf ó lè sìn yàn jáde láti lọ dágbére fún bóyá àwọn aráàlẹ̀ rẹ̀ wọ́n wá kí ó lè sìn wọ́n jáde kò sí tí ó ṣe ó lè ya irun ó lè gé irun orí kò tọ́kìyàn gé irun gbà ó lè gé irun orí kó gé kanáà rẹ̀ kó ó lè wẹ̀ kó lo pef ọkùnrin ni ẹwù O dẹ̀ lè wọ́sọ tó dáa ìyẹn lè wá gbádá wá sí ìtìkáfù kò sí tó sí kọ́dọ̀ lè wá agbádá mẹ́wàá wá day one agbádá day two tí ó bá àbí kọ́ neat kọ́ dó dáadáa kọ́ jòkó kọ́ wà comfortable sí ń ka Kùránì kò sí tó sí ẹ́ bó sì jẹ́ jàlàbíà náà lọ́ọ́ rà jàlàbíà gidi hmm, ní tọ́ bá ní bọ̀ kò sí tó sí kọ́ máa rẹni tó wà gbádá ah, wá sí ìtìkáfù kì ń ṣe problem so ibá yẹn àbí èyàn lè neat as like kò sí peak for neatness bọ́ bá ṣe lè neat man kọlọ̀bà kò ṣe rán fún náà wọ́n ni èyàn lè jáde kó mọ́sílásí fún hajjá bí i ẹ̀yàn fẹ́ tọ̀ ní ẹ̀yàn fẹ́ ṣègbọ̀nsẹ̀ ní ẹ̀yàn fẹ́ jẹun ẹ̀yàn fẹ́ mu tí ìbá ń ṣe ní Ramadan ṣe bá yà bí dó èyí tó dájú ní kí èyàn máa gbàwẹ̀ nínú itikaf bọ̀kí ń ṣe yẹn dẹ́ tí ìbá ń ṣe ní Ramadan èyàn lè lọ jẹun èyàn lè lọ mu so iba yẹn àbí tí ó bá rẹni tí ó bá gbé wá ìyẹn lè jẹ́dì fún ajá ajá ah, yìí á ah, kí ní ajá ni ìyẹn lè sáré lọ yẹjú ẹ̀kí ìpadà rẹ̀ sínú mọ́ṣálásí so wọ́n ni ẹni tó bá jẹ́ ìtìkáf ó lè jẹun ó lè mu ó lè sùn nínú mọ́ṣálásí kò sí tó ní kí ẹ má jẹun nínú mọ́ṣálásí láti mo ti gbọ́ oríta nìkan sọ pé àwọn jẹun ní mọ́ṣálásí like kí ló ṣe kí ẹ jẹun ní mọ́ṣálásí ìyẹn lè jẹun ìyẹn lè mu ìyẹn dẹ̀ lè ah, sùn sínú ilé Ọlọ́run ọba kò sí ní tó ṣe ṣùgbọ́n àwọn alùsùfàwà tí wọ́n gbínú mọ́ṣálásí láyé àníbà Muhammad sallallahu alaihi wa alihi wasallam wọ́n ni àwọn ẹ̀kọ́ tó wà níbi ìtìkáfù yàwó Aisha radiyallahu anha wọ́n ni um, súnnà fún ẹni tó bá jẹ́ ẹni tó ń ṣe ìtìkáfù oníkó má jáde àfi tó bá ní ájá ájá ah, fẹ́ gbẹ̀mí jáde sáré jáde fún ájá yẹn wọlé padà ṣe báyìí àbí àwọn ájá wọ́n ni àmẹ́ni ọkọ̀ láyẹ̀ rúdù maridon kó mọ́ lọ̀bí aláàrẹ wò kó dẹ̀ mọ́ fọwọ́kan yàwó rẹ̀ kó mọ́ súnmọ́ yàwó rẹ̀ a wà láyé bá ṣírò àìkúrbà so and then kò dẹ̀ sí ìtìkáf àyàfi ní mọ́ṣálásí jama'a a and then sunna nípa ìtìkáf oníbíkẹ́ ni ẹgbáwẹ̀ ilé wà nínú sunanul bayhaqi lóòtọ́ àdífì udhayfa ń bẹ tẹ́ni pé la salata la i'tikafa illa fil so àwọn àfáà wá pín lórí ọ̀rọ̀ itikaf àwọn kan ní pé itikaf èyàn lè ṣe àyàfi mọ́ṣíláṣí mẹ́ta mọ́ṣíláṣí mẹ́ta òun náà ni masjidul haram masjidul nabawi àti masjidul aqsa mọ́ṣíláṣí ibi tí Kaaba wà ní Makkah àti ti mọ́ṣíláṣí ànábì Madina àti mọ́ṣíláṣí bẹ ní Jerusalem mẹ́tẹ̀ẹ̀ta yẹn torí ta nabi sọ ni sallallahu alaihi wa alihi wasallam àmá fa ni pé yẹn lè ṣe láàrín mọ́ṣíláṣí mi tàbá ti ń kíjí mà yẹn lè ṣe náà níbẹ̀ kò sí tí ó ṣe ṣe bá yà bí kódà tí yóò bá ní ẹn tó bá gbà pé ara masjidu thalati ni a ní pé ó dá kò sí wàhálà òun ga ló fẹ́ lágbára jù àmọ́ wọ́n náà wà ní mọ́ṣálásí láwọn táàmù rí haram tí yóò bá sí mọ́ṣálásí mi yóò lú mọ́ṣálásí bá aládùgbò náà ní bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ kódà yẹn ga sharia nípa masala tẹ̀síìrì kí nǹkan rọrùn so to kin se body no lánfààní àti lọ sí masjidu nabawi masjidu al-aqsa masjidu al-haram eh so masla so ba wa ìwọ náà jukun be wa nbe ma ka ma ṣe adkar ma qoima àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ na you know kan tí ó bá itikafu jẹ́ oni kiyan suma yawo yan àbí kiyan jáde ko maslasi yan mama kò ni lobo ah, fún kíni ah mi kàn mo kàn nase padà wá ìrìtìkáàfì yẹn ó ti bá tọ́lá so èyí omi pé ò lè wọ mọ́sálásí mọ́ o but ọkàn wà mọ́sálásí like ọ kí n ṣe mọ̀tẹ́kif àfitọ́bàyà tún bẹ̀rẹ̀ ìtìkáàfì yẹn again ọ kí n ṣe ẹni tó ṣe ìtìkáàfì ma ẹni tó kàn wà mọ́sálásí náà sì ni ọ but wípé that that kò wà nínú fúrèmù ìtìkáàfì tó bá ti súnmọ́ ìyàwó rẹ̀ bá tọ́lá èyí omi pọ̀ tún lè resume ìtìkáàfì ó lè resume jọ àmọ́ tí wọ́n ní pé tàbíkọ́jọ́ méjì lọ fi ṣe ìtìkáàfù ni yọ́ tó bá dé súnmọ́yàwó rẹ̀ tí ó ti stop báhùn ọ̀tún wá fẹ́ tún gbé nìyẹn mọ́ ń sọ lè káyọ máa wí pé ààtọ̀ ah, eh, èmi ò valid mọ́ fún ìtìkáàfù so èmi ò ní wá mọ́sálásí mọ́ rárá o rárá o kódà àwọn ọmọ ẹlòmí tẹ́ pé ok but sáà mo wà mọ́sálásí mọ́ wà always mọ́ wà ní mọ́sálásí wà subhanahu wa ta'ala so to nu akan tó jẹ́ mustahabu fún i'tikaf oníkẹ́ni ẹ̀pọ̀ láwọn nawafilu lè ibadat tó bá di táìmù dọ̀ha kí gbogbo àwọn nawafil gbogbo àwọn ọ̀rọ̀wátì gbogbo àwọn sunan gbogbo àwọn kí ní ẹnukọ́ ma mójútó kí ẹ̀dẹ̀ maka Qur'an kó ma ṣe adkar kó ma ka wọn ìwé tí raisin alkutubu diniya nínú nǹkan tí wọ́n ní kí ẹ ma so nínú ẹ̀ pé kíyàn sọ́ra fún kíyàn wá dákẹ́ kíyàn wá gbogbo fi súnmọ́lọ kọwa kàmù bá sọ̀rọ̀ mm, mm, mm, like pẹ̀lú àníyàn kí mo fi súnmọ́lọ èyàn fẹ́ kó sí bídá ní tó rà sí tí wọ́n ni látàárọ̀ dalẹ̀ àwọn ní sọ̀rọ̀ lé níbà eléyìí kò sí nínú àwọn sífà tí anábì mú afá wa sallallahu so an bí aláàkí kó so ẹ jẹ́ ká dóbi inshallah a sọ zakatul fitr tó bá ti di ìjókòó tí ó ń bọ̀ wá dó súnmọ́ kọ́ ẹkẹ́ bí àbí ká sọ di ọwọ́ gbẹ̀yìn torígbà tí zakatul fitr ma tó ń wọlé náà bí tí táwẹ̀ bá kú bí méjì tó bá kú méjì ẹyọ kan àbí àwọ́rọ̀ ọjọ́ ọdún gangan bí ẹmọ yọ zakatul fitr tá bá ti lè klọkídì zakatul fitr ti tán ti ẹnu sọ́dá kọ̀ọ̀kan tí nú o sẹ́rí àwọn kíní ẹ̀ ó láwọn ìbàdá tó kọ́lọ̀ òkè ọya ẹ ma ṣe báyìí kìí kí bí a kò sí sọ́dákọ̀ wà tẹ́lẹ̀ zakatul fitri sọ́dákọ̀ lónà bẹ́ẹ̀ nàbẹ́ẹ̀kọ́ but sọ́dákọ̀ tó jẹ́ ti zakatul fitri òun ló tán gbà kìí sí kí bóyá àtọ̀ sọ́dákọ̀ tí wà tán bá yíò ẹ̀ẹ́ so kí ẹ má lọ ṣìgbọ́ ibẹ̀ àmì aláàkó sànú ẹnu kọ̀kan wa so adẹ́ sọ̀rọ̀ nípa ìdínà táwọn àsìkò rẹ̀ nígbà ti ń tó inṣáàlá so jẹ́ ká dóbi inṣáàlá hádà wa sallallahu wa sallam ala muhammadin wa ala alihi wa ashabi wa sallam وسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته